إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتقفوا الله سبحانه وتعالى أترى عليكم كاتي قفوا النبي محمد صلى الله عليه وسلم إن شاء الله ني عليني أني أسكو كيري. وسيسي كما قاري mọ̀wùdó léyìí tàfẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ inṣáàlá a má gbìyànjú àti sọ díẹ̀ inṣáàlá àwọn àsìkò tọ́nàbá tún fún wa ní ayé inṣáàlá láti ṣàlàyé nǹkan yóò pàtún ṣàlàyé alladhi nuridu an nubayyina hadhihi al-layla ayyuha al-ikhwa wal akhawat huwa at-ta'liqat al-wajiza ala ba'd tasawwufati al-khatira wà malam Qamarudeen so lè tafẹ́ ṣe lọ́lẹ̀ inṣáàlá oná ni àwọn ta'liqat wajiza àwọn ìkánmọ̀sí ránpẹ́ àwọn asọ̀rọ̀lé díẹ̀díẹ̀ kí a ká sọ̀rọ̀ lórí àwọn nìkọ́t àwọn nìkọ́t àwọn nìkọ́t lórí àwọn tasarrufat al àwọn ìṣesí léyìí tó léwu gan tó ń jẹyọ látọ̀dọ̀ Dr. Sharaf àti malam Qamaruddin Yunus ilé ìlàpàkọlé ọ̀rẹ́ lábẹ́ẹ̀bẹ́ a wà dìbìnà dhalika inṣáàlá lábẹ́ẹ̀bẹ́ a wà mẹ́nubà díẹ̀ nínú àwọn safahat al-musa'afiki gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé kò sí bí o ṣe mọ̀ sọ̀rọ̀ tí ìbá ń ṣe pé ó mọ̀tálà bí sàfáà alìmùsáfíkà ní ìmọ̀ bó ìfẹ́ dọ́gbọ́n tó ní mọ̀tálà pẹ̀lú àmùsáfíkà tó bá fẹ́ sọ̀rọ̀ nípa foolishness kíyàn kí kíkúrú làákàyè kó wà fún yà àti kíyàn mọ́ ní bà sí yẹ́rọ kíyàn mọ́ ní làákàyè kí làákàyè yẹn kúrú gan èyí mọ̀ra àmùsáfíkà alhamdulillahi wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd wọ́n ní fa inna li doctor sharaf wa malam kamardin wa man laffa laffahuma tasawrufat khatira ghayr mardiya tujaha da'wati salafiyya shari doctor sharaf àti malam yunus kamardin àwọn méjèèjì àtàwọn tí wọ́n bá rí ojú ọ̀nà wọn àwọn tí wọ́n bá ń tẹ̀lé wọn àwọn tí wọ́n ń ṣe dáwà báwọn ènìyàn sí ń ṣe wọ́n láwọn tasawufat àwọn ìṣesí kan tó wá kọ̀tẹ́rọ̀ tó léwu gan ó léwu against salafiya nílùú tàwà yìí ní bí àtàti bára wa ní agbègbè tàti bára wa ní tribe wa ní kíná ń pè sáìdì ibi tàwà tàti yọ ń sọ èdè kankan lọ́dọ̀ àwọn banu jildatina alladhina yatakallamuna bi alsinatina ó léwu gan ìdí tó fi léwu ni wípé nígbàtí tasọ̀gùfàtí wọ̀nyí ibi tó ń tọ́ka sí ó ní ìchange manhaj àwọn salaf hadhihi al-umma káwà píkọ̀ ká píntì manhaj mi káwà wọ́sọ̀ manhaj àwà wọ́sọ̀ yẹn ní aṣọ bí pé manhaj àwọn salaf náà ni so yóò wá lìdì sí misunderstanding àti àṣìgbọ́yé ní àwọn generations tó ń bọ̀ wá because ṣẹ́rí kókó tó wọ́n bẹ̀ ni wípé tí kìíní ẹ̀bá ti lè gba generation ti wa kọjá tó lọ kọjá bẹ́ àwọn tasarrufat àwọn ènìyàn tó kọjá bidúni nakir wa bidúni inkar wa bidúni raddi wa bidúni bayan tí ó sálàyé kò sí rọ́dù kò sí inkar kò sí anything ó bá lè gbá sùúrù wa kọjá yóò dì nǹkan táwọn ẹni kó padà ma fi sí ẹ̀rí ní àwọn sùúrù tí ń bọ̀ wá kódà Sheikh Dr. Sharaf bẹ́sí mẹ́sí ní ẹ̀ èyí tí wọ́n ní ò dáyé àwọn Dr. Sharaf mẹ́sí bẹ́ àwọn àfáàkì ní mẹ́sí bẹ́ ló fi gbá kíyàn ṣàlàyé àwọn tasawufat tó wà kọtíọ̀rọ̀ táwọn ènìyàn rìn lórí ẹ̀ lè tó sí kó léwu gan gbogbo inṣáàlá ilé gẹba ìsọ tààlìkọ́tún wàjíza ni kìkí ń ṣe tààlìkọ́t lè tàti nara tán ṣàlàyé àwọn nǹkan mí dédíté àwọn kátàdẹ̀ wà inṣáàlá àwọn tó gbajúmọ̀ ni lè tó sí pé kò sẹ́nìbọ̀ tó lè ṣe ìǹkárù àmọ́ gẹ́gẹ́ bá sí sọ akamọ̀ ah, wá àwọn ọjọ́ yòókù نعم هوني أما هوني <clears throat> هوني وهذه التصرفات خطيرة جدا فإنما قد سبب إذلال وانحراف كثير من الشباب عن طريق السلف والأئمة والأئمة السائرين على نهجهم سيرا àwọn تصرفات ńkọ́ ó ti jẹ́ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nílùú tàti bára wáyé tó jẹ́ kí wọ́n sọnù kó mẹ́ ẹlòmí láti bẹ̀rẹ̀ kánà alá aljada aljada ti sẹlẹ̀fíyà ó dúó dédé kò gba bídí aláyè kò gba anything láyè kí ló bẹ̀rẹ̀ sí ní mọ́ gbọ́ lẹ́kṣọ́ àwọn dọ̀którí sí àtàwọn kí ní báyìí sí ó bẹ̀rẹ̀ sí ní máa yọ ó bẹ̀rẹ̀ sí ní máa melt kí ló bẹ̀rẹ̀ sí ní máa gbọ́rọ̀ ẹ̀wà kẹpẹ́ nìkan ẹ̀wà ń pè àwọn ní kínájú Ikhwanul Muflisin ẹwà àwọn ẹwà àwọn ọ̀rọ̀ tó wà kọ̀tí ọ̀rọ̀ àmbọ̀ abẹ́ ó di pé ọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn usulu salafiyya kí yẹn ní tamassuk bí salafiyya kí yẹn dẹ̀ ní al-wala'u wal-bara'u hawla hadha al-manhaj

tó ó rí extremism ní kini na ah ah ah àà ó ti lè jù ani fa fa'in uridu an akuma bi wajibi an nushi lil umma idh ad-din an-nasiha wa bayan ma 'inda hadhin ar-rajulayn min al-inhirafat al-khatira al-haddama lis-salafiyyah wa usuliha èmi kà fẹ́ ṣe léyìí láti fi shi nasiha fún wa láti fi shi nasiha fún wa nígbà tó ṣe pé ẹ̀sìn gẹ́gẹ́ fún àìlú sàníbi àdíthù tèmí àdáàrí dari Abi Ruqayyah bin áwúsílì dáàrí dari ànìhù bi ad annasíha an liman qal lillahi wa li rasulihi wa li بسلف هذه الأمة الصالحين فإن من سبر أهوالهم وتتبع أهوالهم وكرى وفهم سيرهم ودرس كتبهم لعرف وتيقن أنهم يردون على المخالفين ilé ìtàtí wọ́n ń ṣe yíò a fi ń kọ́ sí àwọn sálàfù ní ìdí ni wípé ẹni tó bá wòye sílé ayé àwọn sálàfù tó wo àwọn kútùbà àwọn sálàfù tó gbọ́yé tó stọ́dì ìgbésí ayé àwọn sálàf tó wá wò dáadáa yóò hàn sí yóò clear sí wípé àwọn sálàf ń kọ́ wọn a máa ṣe ọ̀rọ̀ dù lórí àwọn mukhalifin sawa'an kana mukhalif min ahli sunna aw min ahli bid'ah kò bá jẹ́ pé mukhalifu yóò nínú àtọ́ khalafa nínú àwọn onísúnnà ni onísúnnà na man alisa kadhalik gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò bá jẹ́ kí mọ̀kọ́lífù yóò ní bídíà ni àwọn ìpáwọn sálàfún kọ́ wọn mọ̀ sí rọ́dù fún wọn ilé ẹ̀tù padà sí bí tíra ijma' ulama ala al-hajr wa tahdhir min ahli al-bid'a al-ahwa títí a sheikh dr khalid bin dahwi al-zafiri ìkaná ní àfá ní kuwait an bí allah subhanahu wa ta'ala kuma a sanwó lórí dada àwọn ni mushrifu mawqi'i a sheikh rabi' bin hadi al-madkhali nínú àwọn tí wọ́n súnmọ́ الشيخ ربيع جو من شيخ خالد الظفيري نوع ترى قدني الشيخ ربيع كما قد تقديم فتراين جاجب أناني الشيخ زيد بن محمد بن هادي المدخلي جاجب أناني الشيخ عبيد بن عبد الله الجابري إن شاء الله طلب فون عليو، يو عينان بوبوي ترى ترى تي من كا تي من تي من كا فاون يان كاون يان غبوي ni ló fi mọ́ dọ̀là látò àwọn tán pẹ̀rẹ̀ àwọn láfàásún náà fún inú bí àwọn adìjọlá kéw bí àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn harifon àwọn ahlu dolal àwọn tó ṣe pé in reality wallahi ẹni anu ni wọ́n fẹ́ni tó bá sábárọ̀ àwálù wọn yóò hàn sí gbangbangbà káwọn ìdíyàn kọ wallahi hum ahlul bida wa dolal oní bídíà ni wọ́n ẹni anu ni wọ́n ni kò sí èméjì <clears throat> rahimahullah أنه كان يتكلم في الأخيار إذا صدر منهم ما يخالف السنة kódà wọ́n ti gbà wá látọ̀dọ̀ أحمد ahmadu pé imam ahmadu wọn a máa sọ̀rọ̀ nípa àwọn ẹni eré gan àwọn èèyàn gidi ni wọ́n wo imam ahmadu a máa sọ̀rọ̀ nípa wọn gan tí nkankan bá jẹ lọ́dọ̀ wọn tó takó súnnà lóṣe ibn jawzi rahimahullah wọ́n sọ níbi tí wọ́n ni wakọ̀dìkánà imam abu abdullah tíra yìí wọ́n fi ń sọ nípa manakibu imam ahmad ni o ẹwà mọ́ owó nínú tí wọ́n list nínú manakibu manakibu làwọn nǹkan tí àwọn àwọn kí la fẹ́ àwọn virtues àwọn tó ti ká àwọn tó dá ẹ́yìn àwọn bí àwò kọ́ ṣe tàlérí àbí àwọn nǹkan tó dá tẹ́lì í ṣe kalẹ̀ àwọn tó jẹ́ mọ́ńkọ́bà téèyàn gbọdọ̀ máa yìnyàn fún àà ah, ah, ẹni eré lẹ́ni kódò sí báyìí kódò sí báyìí kódò sí báyìí kódò sí báyìí ẹmọ tó wá sọ Ibn Jawzi wá ní pé wa qad kana imam abu abdullah ahmad bin hanbal imam abu abdullah ahmad bin hanbal yíò kọwọ́ wọn min shiddati nínú ṣídà kéyàn mú súnnà ẹwọ́n tó sọ tamasukihi bi súnà nínú pé bí bàbá ṣe mú súnà tán mú sẹ́sẹ́ a wà nahyihi anil bídá àti nínú bí bàbá ṣe máa ń gbógun ti bídá bẹ́dẹ̀ ṣe máa ń kọ àwọn ẹ̀kọ́ oníkọ́ ní bídá yatakallamu fi jama'atin min al-akhyar bàbá ó ṣe rọ́dù fẹ́ni tí ò gbádùn wọ́n ni òun bú ni òun sọ pé ní yìí ń sọ tó takò ẹ̀sìn ọlọ́ọ̀bá aláyọ̀lómi báyìí bá ṣe padà bá dáwà nílẹ̀ Yorùbá o wọ́n ti jí ó yá wùyẹ̀ pé tó bá ti gbọ́ rọ́dù rọ́dù báyìí ẹ́ wọ́n ti pa ńgbà tó padà bá dé sí ọ̀padà sọ di pé kílẹ̀pẹ̀ ní aljar salada gọlọ́bẹ̀ gonnego namblala kílọ́tukù gọlọ́kọ̀ọ́ lẹ́lókò ẹwọ <laughs> ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu àfáà súnnà nípa hadhal fan aljalil fa kayfa law qara hadha rajul min kutubi taraji wa min kutubi al-jarh wa ta'dil tó bá ka kutubi al-jarh wa ta'dil ńkọ́ sáàládà lùtúrò àwùjù wọ́n bú àwọn èèyàn gó tààrà tí wọ́n pè ń sáàládà gún nígún in tí kutubi al-jarh wa ta'dil ni bá ó dà lọ́ka mizanul i'tidal ó dà lọ́ka eh, kílọ̀mì tahdibu tahdib lọ́ka takribu tahdib lọ́ka aljaru tàdí títí ibn abi hatim abdurrahman nínú àwọn a'immatul ilal lọ́ka àwọn kútùbù wọn tán ti ń sọ̀rọ̀ nípa àwọn rijal ṣe bóhùn làwọn bídí àgbáyé náà mọ́ ń sọ ipé kí ni mọ́ ń ṣe ń tẹ́mọ́ ń ṣe gíbà náà ẹ̀yà fún súnnà yìí wọ́n sọ lẹ́gbẹ̀ẹ́ tọ́lá àwọn sálàfù pé ah, ẹ̀sì máa ṣe gíbà ó ní wọ́n bí ya ahmak wọ́n ìwò òpònú ẹ̀dá ìwọ ọ̀dẹ̀ bọ́ síbí gbogbo tẹ́mì ń ṣe yìí láti fi stressing ti ẹ̀mọ̀ nípa mo lóore fún ọdún bàbá rẹ àti ìyá rẹ lọ ìwọ òpònú èèyàn yìí wọ́n ma ń káwọ́ àwọn bá bí òpònú ni because bóòlù sì máa káùntì pé mò ń gbógun ti àwọn bídá ipò ń bídíò bẹ́sìn jẹ́ èèyàn tó ń gbógun tí ó ń ó kọ̀dá dípọ́ bídà báyìí àyí ìwọ́n lójoojúmọ́ onísúnnù mọ̀ kọrin ẹ̀yìn ni ó ń bídà wọ́n jọ ń ṣe lẹ́kṣọ̀ pẹ̀lú ó ń bídà wọ́n tún wọ́n gbógun ti àwọn sàbábù kan bẹ́ di eh, some extreme youth in Ìlọrin àwọn gbónà se mọ́ ń pè bóòlù se sọ yìí tí ń sọ rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ eh? those, those youth those Ìlọrin youth in tó wọ́n àwọn ọmọ tí ń tẹ̀yìn ti mọ̀ yáà tàbí bí a lẹ́kṣọ́ àwọn tó ń gbọ́ wọn lẹ́kṣọ́ àwọn ènìyàn wọ́n ti mọ̀ yá àwọn ènìyàn dànù la ya'rifuna ma'rufan fala ya'muruna bihi wa la ya'rifuna munkara fala yanhauna anhu àwọn olóyò dáadáa màmá òyìn ń pàṣẹ rẹ̀ ẹmọ bí bó ṣe mọ́ ń ṣe onísúnnà tí ń bá rí tó ní bídíà bá ń sọ ìsọkúsọ bóòlù onísúnnà ṣe fíìlì bí ìgbà tán bá tí ọ̀bẹ̀ ń gbóná bọ̀ lára ní gbáà irú that royal tí ẹmọ nífẹ́ sí yẹn ẹ̀ẹ́sẹ̀ kí ni ẹ̀yọ márùn-ún lára david payne sí báyìí try kí nẹ́kan tó bá rántà pàpàá lóní súnnà kàdọ́rùn bídí alẹ́ ìtọ́ máa wà ojú wó sì change ló jẹ́ pé nínú táàfí mọ́mọ̀ gbáhùn sálàtí mẹ́sẹ̀ mọ́mọ̀ ni pé nínú àwọn àmì tán fi mọ́ bídíà o ni pé tán fi mọ́ ní súnnà ni pé ìdàdúkẹrọ̀ indahul ahwa tán bá ń dákọ àwọn bídíà lẹ́gbẹ̀rẹ̀ kí ń bínú bílẹ̀ olé ní rẹ́nìkà tó ní sọ́rọ̀ súnnà wà olé ọdún pé àwọn ní bídíà ojú yóò ti máa pán ojú ọdún gan pán ibi tí ń pán fáwọn làbíbù ṣe kúlẹ̀ ọ̀yẹ́ ń pán fún wọn ibi tí wọ́n ti mọ̀ yá ọgbẹ̀ níta irun gbẹ̀ ní ní sùsáàkì ní ìyàwó rẹ̀ lọ́nà nìkan bù yìí ẹ sì máa sọ̀rọ̀ bídíà ojú wọn sì máa pán Allahu akbar ah ẹ̀yí tẹ́ǹkì aláfà súnnà ilẹ̀ Yorùbá ẹ ti ṣe iṣẹ́ burúkú sára àwọn èèyàn ẹ ti ṣe iṣẹ́ burúkú sára àwọn èèyàn ẹ wà fẹ́ jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ nípa iṣẹ́ burúkú àwòsọ insha Allah a sì máa bí Allah subhanahu wa ta'ala fún at-tawfiq was-sadad àmọ́ pé àwa ní sọ̀rọ̀ ń pa àwọn dọ̀là láti yíò láàbẹ̀dẹ̀ pọ́símù èyí ò ṣe sí náà eléyìí lọ ẹ má wọ́n ní idha sadara minhum ma yukhalifu sunnah wa kalamuhu fi dhalik ẹ wá wo bí imam ibn Jawzi ṣe ń gbọ́rọ̀ bí imam ahmadu ṣe ń sọ̀rọ̀ nípa àwọn akhyar èní ìbáyìí àwọn ń sọ̀rọ̀ nípa àwọn tánjí àwọn ẹni anù ẹ̀ ń bínú sí wa imam ahmad wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn akhyar gan idha sadara minhum ma yukhalifu sunna wọ́n ni wa kalamuhu fi dhalik ibn Jawzi wá ọ̀rọ̀ imam ahmad mu ala wọ́n mahmulun alànàsíhà Allahu akbar ẹwù yàtọ̀ láàrin àwọn sálàf àtàwà ẹwù yàtọ̀ láàrin àwọn tí wọ́n pọ̀wọ́lé àwọn sálàf àná ẹwù àwọn ẹwù yàtọ̀ láàrin wọn àti àwárẹ́ nì ẹwù ah, Allahu akbar Allahu akbar baynana wa baynakum kutubu nípa ṣídẹ́tù tàmásùkì wọn bí súnnà àti mọ́ sí mọ́ gbógun ti àwọn ahlul bid'ah lẹ́yìn gbáyẹ ní pẹ́jẹ̀ tó bá lọ 253 níbi tíra yau thumma saqa ibn al-Jawzi isnadahu ila Abi Bakr Ahmad bin Ishaq lẹ́yìn ìgbà tí ibn al-Jawzi wọ́n ní faslu wọ́n mọ́ rẹ̀ wátán wọ́n wá mú isnad wá tó يقول سمعت إسماعيل بن إسحاق السبراج يقول ah wọ́n wá ń sọ̀rọ̀ nípa wọ́n ẹni yíò kọ̀ àwọn gbọ́tẹ̀dì yíò sọ wípé títí wọ́n padà mẹ́ṣẹ̀ títí padà mẹ́ṣẹ̀ kí sọ Imam Ahmad nípa bọ́ sí wọ́nà against al-Harith níbi kíṣàn àti Abdul Jabbar al-Mihdawi al-Filistini nípa ipé Imam Ahmad tọkùnrin kan sọ ọkùnrin kan Imam Ahmad ikun àti al-Mahasib jọmọ́n sí tí bá yà bí in fact ẹjẹ́ kí n nájú kísan tó bá wà ní tó sí mi bí but kísan yẹn ìkẹtí yìí fẹ́ dámù pa ìgbé mo ti àtìkà sẹ́yìn ẹjá filẹ̀ ìṣàrin torí tẹ́mù ẹjá filẹ̀ but kísan ni pé Imam Ahmad bin Hanbal harith al-muhasibi yẹn sọbí kó wá harith ma wá sílẹ̀ ní ìjọ yẹn imam ahmad fẹ́ wọ́nù against harith al-muhasibi imam ahmad wà ní kọ́kọ́ wọ́n wáyé ibìkan táwọn di sápamọ́ sí imam ahmad wà lọ aìdì sí ibìkan harith al-muhasibi bá jókòó àwọn ọmọ kiri rẹ̀ jókòó síwájú rẹ̀ wọ́n kọ́kọ́ dákẹ́ ìlà nísfìlẹ̀ tí david wàrin ogun wọ́n sọ̀rọ̀ ó yá báyìí wọ́n kẹ̀bẹ̀ sínú ma sun ẹkún ni wọ́n bẹ̀ sínú ma pariwo al-harith al-muhasibi bó sì bẹ̀rẹ̀ sí ní máa pọ̀ àwọn dọ́là láti kalẹ̀ nú tẹkúntẹkún ní wọ́n dì sí ìfòwọlé ní ah wallahi kí ní kọ̀ ìtí máa sọ kún Saudi hun al-Maghamisi ah wallahi ah ìbá gbólé tí a fún ah <laughs> kí ni kò lè al-Harith al-Muhasibi àwọn olè yìí ń sun ẹkún eléyìí o ẹwà mọ̀ wẹ̀ tó láàrin àwọn sálàfàtàwà o ó gbélé ní báyìí oní èyẹ tó pẹ̀ lórí súnnà ẹwọ́n sọ nípa àfá àfá tó sí pé mo sí wọ́n sí mọ́ mọ́ sí ẹkún àwọn àfá Imam Ahmad gbà tó gbọ́ ẹkún ìtẹ́nà tó wá àwọn mistakes few mistakes ló kàn ní ìtàwọn yẹn sí lè ilẹ̀ bọ́sí fi súnà ara wọn takáìtì tí wọ́n ni ẹ so lọ sí ibi parí rẹ̀ náà ẹ ká múlẹ̀ kọ̀kan akọ́ ni pé kí ọ̀nà àmà àkọ̀tàtì kọ̀kan tó wà lórí Dr. Sharon mo kàn ń sọ àwọn kọ̀ọ̀kan tó wà lórí ẹ̀ mi ò ṣe istiab ẹnut mo dẹ̀ tún ṣe at-ta'liqatul wajiza ni kì í ṣe pé al-bayan al-mufassal

tó bá fẹ́ mẹ́lẹ̀ yìí tó sì pọ̀ kàn lọ sórí Facebook lọ sórí àwọn social media lọ wọ àwọn flyers tó mọ́ fi pé Dr. Sharif sáwọn lectures lọ wo àwọn tí Dr. Sharif jọmọ́ ń ṣe lecture papọ̀ sáyíhàọlá lọ wo àwọn tọ́jọ mọ́ ń ṣe lọ fídíò sí pọ̀ kẹ́yìn ṣe ilé ìkò ní ìkàṣẹ̀ sí mọ́ kó fídíò káàkiri fídíò pọ̀ níbi àwọn òun àwọn kódà ẹgbẹ̀rẹ̀ wà fún sàti challenge àwọn pé àwọn organization sẹ́ ń pè yìí so organization súnnà àwọn ilé tán pè yìí àti kí wọ́n pè tánwò ti pa àwọn ẹlẹ́gbẹ́ ha so eléyìí ń kọ́ eléyìí ó jẹ́ máa kọ́ta tó ní agbárẹ́gẹ́ tí ń ṣe nítorí ọ̀rọ̀ yìí ohun tó in tó tako usul ahli sunnati wal jama'an tó yí yàbí so wọ́n ni fahada amrun ajib ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó mọ́ ń ṣe lè mani an ahlal bid'ah kí dòkúr ma jòkó pẹ̀lú àwọn ẹni ànù máa da àwáhù ti bá as-salaf tó ti pé ń pàpẹ̀ wọ́n rápáwọn tẹ̀lé àwọn salaf wa qad urifa min manhajihim in tó kílẹ̀ nínú manhaj àwọn salaf tí wọ́n pàmá adamu mujalasati ahli bid'ah wa hujuranihi ó sì mọ̀ sí hajjúrù wọn ni wa a'jabu min èyí tí wọ́n fi ń jọ ní lójújù nínú eléyìí amurul musafikin almufaburikin asufaha ele tó fi ń jọni lójújù ní ìṣesí àwọn musafikọ àwọn ìjìgbò ní àwọn kamali ní àwọn kínẹ́gbẹ̀ eh, salaudin ní aṣọ salaudin wọn a máa tọrọ bára káàkiri orí nẹ́ẹ̀tì orí online tẹ̀lé eh, kan so you student you now your teacher you now have your account number even your account number teachers mi kí ní account number kí n tó ń pè cyber begging cyber albara ṣe èyún náà ṣe èyún àwọn tasọ̀rọ̀fàtí tó wà tó bálà káìmù ní ibu ni izu yíwá wọ́n láwọn musafikọ̀ ti lose ní gbogbo front ẹ lose ọgbọ̀n yìí lọ́dọ̀ àwọn almubtadi'a tó jẹ́ wọn clear mubtadi'a ẹ lose ọgbọ̀n yìí lọ́dọ̀ wọn ẹ ní kí mọ̀ kẹ́kẹ́ anybody ma ẹ ṣubú nílé ẹ ṣòfò lóko kí ló kù fún ilé ayé yìí ìkan ni yóò tọrọ bára lé ní ilé yóò lọ sí ìkíní yóò lọ kójẹ pátápátá yóò kójẹ sincerely ilé òdè lọ tùnà yóò ti ní to hell with exam ilé òdè yóò kíní sheik sheik ìyóò ti na ìwà àbí shake tí ru èyàn mọ̀ pé rẹ̀ ń sheik wẹ́ sheik ọ̀tẹ̀ tí ní ṣáàkì tí ní báyìí kẹ́ so nínú tó jọ lójú níbi amúra musafikọ yóò ah o ni kí náà pé jáàlùhùn وبذل جهدهم في رفع هذين الرجلين إلى مرتبة العلماء الأكابر gbogbo yín tẹ́ ṣe wúṣẹ́ ó ní ìgbìyànjú àwọn ènìyàn iṣẹ́ pọ̀pọ̀ sẹsẹ́ wọn láti gbé àwọn ọkùnrin méjìdì yìí ga afá Yunus Kamaldeen àti Dr. Sharaf before náà àti Dr. Fadil mọ́ bọ̀ wá láti gbé wọn sípò àwọn àìmà كبار العلماء سيبا يا بي اي سيشي ليلا نهار láti fi ṣe wádùrú àwọn àfá àìmà bilhakíkọ̀ tó an tún fi sheik rabia tó an tún fi sheik rubeid tó an tún fi sheik rafat sheik abdullahi bin zalvika dofiri ẹ ṣe tẹ̀ ń ṣe tọ́nà àwọn àìmà ẹ ń ṣe kọ́tùrú àwọn èèyàn kó lọ́dọ̀ àwọn àìmà ìtẹ̀gbẹ̀tọ̀ bí áwùlá ẹ wá ń ṣe rọ́bùtù wọn ẹ̀ ń ṣe ìrìtìbátù wọn pẹ̀lú ogún àwọn ènìyàn ẹ̀yìn jí yíò wẹ̀ pé al-Sheikh al-Alim Arafat bin Hassan al-Muhammadi sa'fukun jahilun ẹwàjú yíò wẹ̀ pé àfá Yunus Qamaruddin alimu ni wọ́n kódà nínú àwọn kìbárì ni kódà nínú àwọn tẹ́tún wọn láfà Nigeria ni àwọn afáwọn ní wọn ní bí Dr. Fadil Dr. Sharaf afáyínus kọmọdé Allahu akbar subhanallah àwọn musafikọ wọ́n ṣàhárá dis ọ̀rọ̀ ọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ àwọn òpònú ara Nigeria wọ́n ṣàhárá ìdébí pé ó wá di táwọn oníbídíà ní padà wájú àgẹ́sà wọn náà kódẹ̀ láti ilẹ̀ gan àwọn bídíà ní mọ́lùkí ní ẹ̀tẹ́lẹ̀ mo ń play mọ́tọ́rù òsíòfìtì eh, àwọn ìkwáni mo ń play fún kanáà àmìyàlá ìgbẹ̀ mo sì ní mọ́tọ́rù yẹn lọ́wọ́ ẹwọ́n tó sọ ni ó ní sẹ́ráwọ̀n masalafi yẹn gbogbo ayé àfámẹ́ta pé náà mo rí kí níyàtọ̀ nínú òtẹ́lì ń sọ àti táwọn mùsọ̀ ní fún sọ pé kí ní mọ́ jẹ́ di àjíṣà wọn lórí ṣe bá fẹ̀rẹ̀ tàbí pé ilẹ̀ ń tẹ̀lé gẹ́gẹ́ bọ́ mùsùlùmí sí sọ lé nínú kí àwọn sọ áfíkọ́ àfá mẹ́ta pé náà ni Sheikh Rabi'a Sheikh Ubaid Sheikh Abdullah al-Bukhari kò jọ lójú ọ̀rọ̀ àwọn bídíà ibẹ̀ obi ibi kẹkẹlẹ ti mú ìwà ní ìwọ̀n àbí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ dáwà tàdáǹkà kìtàbátá lasta minha walau sawwadta wajhaka bil midadi fi nǹkan kíkọ́ lẹ̀ ò sínú wọn mọ́ dásọ́rọ̀ ìmọ̀má nítorí ìwọ tó tó tí làákàyè yóò síṣẹ́ débi pé kò mọ̀ pé irú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àṣẹ ni wọn àláfà Nàìjíríà wọ́n wùlẹ̀ dásọ́rọ̀ mọ̀má wa ní ẹ lọ tẹ̀ṣàrọ̀ àfáàmì ṣùgbọ́n jẹ́ nàbí àdẹ́dọ̀dẹ̀ àwọn òkàdà níjú àfáàmì jùlọ báyìí tàwálà dr sharaf nigeria tààlà fà dr fọ́dí ní nigeria ni àfá yìí ṣùgbọ́n jẹ́ ní nigeria so ti gbé sàfá because ọ̀rọ̀ yìí wallahi eléyìí kì í ṣe bí àwọn ahlus sunnah wal jama'a bẹ́ ṣe àti mọ́ ṣe mọ́ ń ṣe rọ́dù fáwọn mọ̀kọ̀lát al-mukhalifa fẹ́ni tó bá jòkó ti kútùbà àwọn sálàfò tó dẹ̀ tàrọ́bá alákútùbà haulahil a'imma yíò pé kèkí ń ṣe lè kèkí ń ṣe maslakun ilmi ó wá yáyì lẹ́nu irú àwọn tán tán lọ wíṣtì ìgbésí ayé ara Mamlakatul Arabiyatis Saudiyah ṣe èrò tó tẹ́yẹ̀ sí mẹ́rin káwọn náà níjọ́ tí mo kọ́kọ́ gbọ́rù tí mo kọ́kọ́ gbọ́rù hòrọ́ yìí lẹ́nu oníwìrìdí ojú sì tì mí fún ẹlò ní masters àbí lóní masters ní kò líyà hadith àbí àti tó bá ti ní ojú wá tì mí fún pé ṣé wẹ̀ ní yóò sì ti jòkó níwájú ṣe kàbílá gbọ̀kọ́ rírá yóò alẹ́sẹ̀kẹtàlì ojú wá tì mí

Allah akbar so ní ìsinmi àwọn tó ń bá sọ̀rọ̀ àwọn amatu nas wọ́n gbọ́ tó ń sọ pé wọ́n gbọ́dọ̀ láfà lọ́rin sáwọn mọ́ yàtọ̀ láàrin Buhari ọmọ Musa àti Sheikh Rabia mọ́jẹ̀ lọ sókè àwọn tó fẹ́ mọ̀ pọ̀ mọ́jì mi gàwọn lọ́ṣàrọ̀ sáwọn mọ́ láfà àwọn yóò bẹ̀ sí mẹ́rin pé tó bá sọ ní ìsinmi pé àfáà sùfì kan ládùgbò ọ̀gbádùn ah, àwọn ọmọ tán sọ pé wọ́n láfà lọ́rin nìyí bí lọ́rin ṣe tó bí tó kọmọ́ aláfà kan wọ́n sọ sí jọ àwọn oúnṣọ́ oúnfà àwọn amọ́tù náà sí ẹwù àwọn ẹwù àwọn ẹwù àwọn hújẹ́jù tààfi ha hújẹ́jù tí ò sí lákàyìn bẹ̀ ó dámi lójú pé káwẹ̀ ní ìtọ́lọ̀ bá wà fọ́kọ̀ wọn o tán bá lè jòkó tẹ́kàn jòkó tán wá ronú tán wá ronú nípa àwọn tàti sọ sẹ́yìn àtàwọn tàṣọgùn fáti wọn ó yẹ kó mi mọ́ bọ́ lójú wọn ni wàlákin haihat haihat Allahu akbar so in tó ajabu ni àwọn mùsàáfíkọ̀ ẹ ṣe rọ́fù àwọn ènìyàn ila ghayri manzilatihim ẹ gbé wọn sípò débi pé ó wájú wípé ní ìsinmi ayé ẹ wá fẹ́ sọ wọ́n di untouchable in such a way that ẹ wá fẹ́ mọ búlì àwọn èèyàn wọ́n kò bí àwọn lè búlì àwọn èèyàn gbà wọn ojú ti gbogbo wọn ha those guys they are abusing Dr. Sharoff you, you can imagine ah ah you can imagine you can imagine you can imagine you can imagine Dr. Sharof ń wó lórí lórí mímbàrí mukhalifan li usul ahli sunnah wal jama'a so ti pé ohun jáde láàfin sọ̀rọ̀ nítorí lè gẹ́ta ọdún sórí àwọn èyí sí ìjìgbò arún sọ mọ́dí arún dì máa sọ tí fi sú jẹ́pó kò tí a sí súnmọ́ ọ̀nà pé sú ti wọ́n báyà rí òdùsọ́dùkú wà ń ta òdùkú yóò mọ̀ ma ọ̀rọ̀ sọmọ́dì ìdí ọwá sọ sí olówó mọ́dì ìwọ tó ti wà wọ́n ò yíò olówá in reality èjì e gbogbo kò ti wà wọ́n ò kò mọ̀ ṣe rí àwọn èyàn tẹ́ntẹ̀lé náà ló sọ fún kò ti wà wọ́n ò because wọn ò fi dáadáa bára wọn sí ihò ọmọlúwàbí ló wà jẹ́ kíjà ṣẹlẹ̀ láàrin ìwà àtàwọn yòókù rẹ̀ ìgbà wọn jọ pé àfá ihò ọmọlúwà láti jẹ́ ìfà ó wà wọ́ra rẹ̀ pé ah ẹgbà mi àṣẹ ìwọ́ sọ àṣẹ ìwọ́ sọ mẹ́jì àṣẹ ìwọ́ jùmọ̀ sọ àṣẹ lẹ́sì <laughs> wọ́n ní lẹ́sì lóró lẹ́sì tó ní ó gbàǹdà tó mọ̀ tọ́ bọ́ bọ́nú báyìí ọwá ọrún sọmọ́ di ó sì káàkiri wọ́n ní o mẹ́rin wá báwọn àfáà súnmọ̀ sí jésù àfikọ̀ wà ní ẹ̀kàrù sọmọ́dì káàkiri lásẹ̀ káàfikú jésù ifó ó fẹ́ pa olérí lérí tó lọ yìí ẹwà ẹgbẹ́ mú tó dùn ní pé yẹ́rìbí tẹ́tì máa alámọ̀ pé ọlọ́run ti dàlálá èèyàn èjìgbò tẹ́ ẹ̀mọ̀ ní few years back sẹ́yìn gbórí kó mọ̀ wá mọ̀ fàwọn Dr. Sharif mọ̀ fi ṣe fáhùrù àbíkọ́ ma fi wọ́n ṣe rọ́ fún mọ́sílá rẹ̀ àbíkọ́ ma fi wọ́n ẹ́ àìpẹ́ ma bèèrè lọ́wọ́ ìjìgbò ẹnìkan ní pẹ̀ẹ̀ sí pẹ̀lú Dr. Shah pé mọ́nà àjíyàtọ̀ sí kínà gẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ rẹ̀ ó kọ́kọ́ rẹ̀ rí ẹ̀yìn ẹ̀gán kan ẹ̀yìn wọn ò dùn ni ẹ̀yìn ìbànújẹ́lẹ̀ ní ìrìn ẹ̀yìn ẹni tí ń sun ẹkún sínú ni pé ah nǹkan ṣe mí ó wá di bèèrè lọ́wọ́ Dr. Shah pé kí ní rí sí manhajù yìí wọ́n wá ló wà òkè kò wá pẹ́ sígbà wọn lẹ́wà ní pé ẹ ti lọ lé àndọ̀ tẹ́ṣàrọ̀ ẹ lọ kàwọn problem tẹ́ níbi manhajù fún ẹ ìṣẹ́bọ̀ lẹ fi ń fẹ́ ti manhajù yìí jò ní kò yẹ́ yàbí èyàn tó níṣù tó láàmà àkọ̀dáti tẹ́ ní níbi manhajù ó lè yíwá ní pé ó ní manhajù wà òkè ṣe bí nínú àwọn àìwà òkè tí ó gbọ́n manhajù náà wọ́n ní pé ẹni yìí ń kọ́ medical ah, science ń ṣe tí ó nílẹ̀ ìblówà wọ́n ní òtí ẹ̀dá kankan mẹ́nu kò tí ilé ó ti wá gbẹ̀bí lọ́wọ́ ti pààyàn ti ṣe ogbò ẹ̀ awálọ́ ń kọ̀ rẹ̀jẹ̀ pé kó mọ́ ní pé ó ti ń ṣe mistake jù níbi kíní ohun gẹ́gẹ́ mo tún wà lọ ń gbé mọ́nájì tèmi ń bá ipe ẹ̀dàkùn ṣe ti máa fẹ́ gbẹ̀bí fóbìnrin bó ní ṣe lánú rẹ̀ èjìgbó wọ́n ń dẹni tí wọ́n wá dẹni yẹpẹrẹ wọ́n ṣe fáhùn pẹ̀lú kó ṣe fájú tọ́k lọ́dọ̀ fa Yunus kọmọdín ẹlọ bèèrè lọ́wọ́ àfá ní Yunus kọmọdín nípa alárun kẹgbọ́n tí ó sọ fún yín ẹlọ bèèrè lọ́wọ́ nípa alárun ẹgbọ́n tí ó sọ fún yín ó gbọ́ àwọn àjáìbù nílùú munkarot ah, sọkúsọ ó máa ọ̀rọ̀ nípa hajjúrù àwọn ọ̀rọ̀ tí ó sí tí ó sí tí ó tí ó láyé mú bí manhaji sálàfí ayyasila kò ní nǹkankan ṣe pẹ̀lú manhaji sálàfí àwọn ni so àwọn yìí nǹkan kọkàwà àwọn tí wọ́n fẹ́ gbódòdó yé alhamdulillah wọ́n ó gbọ́yé inṣáàlá wallahi ọkẹ̀ tí wọ́n balẹ̀ pé àwọn tán wà sínsí ẹ̀ kẹ́ ẹ̀kàn dáṣọ́bù lójú wọ́n mọ̀ ẹgbọ́ òdòdó yé pé ah, alábòsí lẹ́yìn kí ni bùrúkú alábòsí ni yìí àbòsí sì ní bó bá bó yóò ṣe kíni yóò padà sí ni nam so àkọ́kọ́ ni ẹlẹ́kejì nínú àwọn tó wà lórí àfá ìtẹ́gbọ̀dọ̀ mójútó tí wọ́n dẹ̀ gbọdọ̀ change tẹ́lẹ̀ gbọdọ̀ ṣe tààrọ́jú ọ̀ nípa rẹ̀ tí wọ́n dẹ̀ ṣe i'tiraf bil khata tí wọ́n sì gbà pàṣẹ làwọn ti ń ṣe láti jọ yìí lórí báwọn sí ń ala ahli bid'ah ìmọ̀ ní àwọn tí wọ́n gbádùn àwọn tí manhaj wọn wà òkè bí àwọn ni mithlo àbí gúdà ẹmà bú gúdà ní ọmọ kéwu alkausa ní so kínàgbé alẹ́kínàgbé àbú gúdà ọmọ kéwu ta ní alkausa ní àwọn ilé àṣáyíra ni wọn kódà wọn láwọn ìntìmọ̀ àti jahmiya àwọn ilé gbógun ti súnnà bíi ó mọ́dù wùdúdù ṣe kọ̀bí ti mẹ́ lórí àbúgúdà ní ẹkínà alámọ̀tún yamani abdurrahman al-mu'allimi na wọ́n ní wùdúdù eh, na tí ra yóò sí bí ṣe bá yà bí wùdúdù lórí àwọn ènìyàn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni títí àwọn kíná ń pè ahmed didat àtàwọn bí àwọn adépọ̀ jù tẹ́sí àwọn ọkọ̀ ọ̀rọ̀ kan kíná ń pè comparative àbọ̀ abẹ́ inshallah nínú àwọn kẹtọ́wà kọ̀tíyèrè táà ní yí pẹ̀kù sí tẹ́jẹ́ polongo lélà nàhárá oní tọ̀rìnàtùhù fi àlàmì súnna kama fi tọ́ni fi sheikh al'alama muhammad nasiruddin al'albani to àwọn ìmọ̀ abuwanu àtẹ́ báwọn ní ìṣe ma ń bí pẹ̀lú àwọn àfáà ó ti ẹ̀ tó dr sharof èyí tó bá àwọn ọwọ́ dr shaw pípa bó sì mọ́ ń sọ̀rọ̀ kódà nípa àwọn àrọ́wọ̀ àwọn àfá tán jàwọn àgbà àfáfá tó bá takọrọ yọ báyìí bá sì mọ́ ń zà lálàrin sí kiri ẹ wo Sheikh albani tó bá jẹ́ bẹ́ẹ̀ a ti pé tí wọ́n Albani sọ iná bídíà ni nígbà tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ ìwọ Albani iná ewu bí bí ìsinsọ́ nípa àfá ewu ìsinsọ́ nípa àfá àfá dẹ̀ ti sọ nínú tàbí nínú mọ́nájà àdìsínà ni wípé àyàkí wọ́n pé Eh, alamatu ahli al-bid'ah alwakiyatu fi ahli athar jẹ́ṣà níbi akídàtù rọ̀zíyìn ti ta abu zura àti abu hatim ti abdurrahman ọmọ abu zura gba ọ̀rọ̀dọ̀ àmìjèjì ilé ó dẹ̀wà nínú tíra eh, kínangbe eh, usul ahli suna jama ti alalaka'i nínú àwọn nǹkan tí a mẹ́nubà ọjọ́ ti lọ́gán bá sáré sọmarẹ́sà yóò o ní pé kínangbe khurujuhu ala wulatil umur كما فعل في akthar من mabra ó ní ma jadi against àwọn olórí pẹ̀lú ọ̀rọ̀ gẹ́gẹ́ bá ṣe ṣe léyìí tí ó ju ẹ̀kan lọ léyìí tó ju ẹ̀kan lọ ai because in different occasions ni ti rawon kini e mo bu ẹnu àtẹ́ lu àwọn olórí publicly ah fa hadha yusadim manhaj ahli sunna fi muamalat al hukam eléyìí ta ko jona àwọn ahli sunna níbi bó la ṣe ń bá mú lórí ṣe ohun àbúráwárán káàdù àmùfùjára kò bá jẹ́ pẹ́ ní eré làwọn olórí ẹni abẹ́ni bí níwọ́n wà lámẹ́ta rọ́jà ìlàhádì ìsáà fi ma alimtu wallahu alam ẹni yìí dì sí ìbá ìwọ̀n sí tàrọ́jù níbi dẹ́mi mọ́ ọlọ́nìkan ló ṣe kí ni ló ní والجماعة ويتمادى عليه أه؟ بعد النصح ويكابر الحق وقد يراور بعد بقى في بعض الأحيان أه؟ والله المستعان nínú tó gbajúmọ̀ pẹ̀lú afáì ní pé àwọn èyí ń ṣe tààrọ́jù omi òdòdó kóòmì ànù tàmà lórí láti jọ ìsìnwọ́n ṣe tààrọ́jù lórí ọ̀rọ̀ ìmọ̀gbó lórí ẹwọ́n tó wà sí ni àwọn àmọ́ ẹ̀sùwẹ́ ti káwọn yẹn ṣe hamlin mujmal alal mufassal a sì ráwà apákan nínú àwọn sùfà àti wọ́n ṣe kíní fún ẹwọ́n tó sì ni wọ́n sọ ìsọkúsọ báyìí wọ́n wà fún wọn ní topic lórí ìsọkúsọ yẹn níbòmí tó bá tó wá pé àṣíkí ti tú pé sọkúsọ làwọn sọ yóò wọ́n wà fún wọn topic ń bẹ lórí nǹkan níbòmí wọ́n wà lọ mọ sọ nǹkan mí mẹ́ wọ́n wà ní ẹ̀fílé kánsù ilé wọ́n lè kánsù ara wọn abadan kánsù kíni kánsù kíni so ọlọ́ni illa alladhina wa aslahu wa bayyanu mo stage mẹ́ta yẹn tábú wọ́n ṣe taubá aslahu in tó ti bàjẹ́ wọ́n tún ṣe wa bayyanu wọ́n wá sàlàyé fáwọn èèyàn pé ah in tí mo wà lórí ẹ̀tẹ́lẹ̀ o kuntu ala khata'in wa dalalah wọ́n sàlàyé pé tẹ́lẹ̀ o ah

ìgbà kíní ẹ ó wá fẹ́ mọ́ jọ bí ẹni pé mo fẹ́ mọ́ dàbí ẹni pé mo kàn fẹ́ ṣe mistake yíò kò dàbí ẹni pé mistake ló ṣe mo ṣe mistake níjọ báyìí mo sọ̀rọ̀ báyìí níjọ báyìí nígbà báyìí mo wá rí rọ́dù lórí ọ̀rọ̀ yẹn kìdẹ̀ kí ń ṣe ṣáàkútù kan wá gbọ́n lé ẹlòmíì kó tó lè gbanà sí hà tí a bá fẹ́ lọ bá ní ẹgbọ́dọ̀ yá ìtẹ́ ẹgbọ́dọ̀ yá shoprite kí lẹ́sìn shoprite ẹfà láìlọ̀dá ní Bread, shoprite ní kí ló ń pè ẹkọ̀ gbọ́ ẹ̀ ice cream mìdìmìdì oríṣi kí ló ń pè peanut butter ẹ̀sà kó gbọ́ ẹ̀báhùn àwọn chicken turkey ńláńlá ẹ fi mọ́tò ńláńlá gbé lọ ẹ wá lọ sílé wọn ẹ wá kọ̀ dámẹ̀rẹ̀ síwájú pẹ̀lú òládíá yogurt hmm, àti oríṣi tó tutù ẹ wá mọ́ nù wọn ẹnu wọn ẹnu wọn ẹ fọ́ pa olórí dáadáa ẹ fatẹ́kùn sí wọn ẹ wẹ̀ wọn ẹ wọ aṣọ gidi fún wọn kẹ́ tó correct mistake wọn ibi táwọn èèyàn tọ́ra wọn lédé ó jẹ́mọ̀ kankan wallahi tó bá kí ń tàrànjọ́ àkóbi mistake ṣe ẹnìkan wà tó fi kó mistake kullu bani adam khata wa khayrul khata'in at-tawwabun bú ni yóò sì wájẹ́ ni tí ó mọ̀ believe pé òun o ẹ̀rọ ẹ̀rọ honestly mo ń ṣe wà sí báyìí takin tó kàn mí mo wá kí bí mo wá sí mistake kan wọ́n wá pè mí sákèsí lórí ẹ̀ mistake ní kí ní lóòtọ́ ara o assalamu alaikum ní àná mo sọ̀rọ̀ kan o bàtà sọ̀rọ̀ àwọn ìyá kan pè mí sákèsí ọlójódá fún ọwọ́ ó tún ṣàdúwà fáwọn tí wọ́n ṣe correction fún kò dẹ̀ kí ń ṣe májẹ̀mú ahsan kò sí wà lápẹ̀lú ó dá dáadáa bò kì í lópin ìgbà tó bá jẹ́ kí mistake tí wọ́n náà sí wọn alana ló sí kódò yẹ kínú rẹ̀ máa dùn ní wípé ah, wọ́n ti bá ń sàlàyé ẹ̀ kódò tó máa ṣẹ́gà wọ́n yẹ pé ah, ẹlọ́ka rọ́dù àfáà náà ẹlọ́ka ó sàlàyé kíní ẹlọ́ka kódà ókàlé dé lẹ́tọ̀ ọjọ́ kejì pé ah, tọ̀sàwọ́ kan tọ̀lá àná ó dà pé mistake kan wáyé lẹ́tọ̀ ìgbà tí ìfìjìlá rẹ̀ mú ti rọ́dù ní ìta so pàlì rọ́jà ẹlọ́wọ́ rọ́dù ẹmọ náà gbọ́láfẹ́ kàlẹ́ ni bí yíò ṣe máa ń rírà yẹn wallahi lórí bí yíò ṣe máa ń nítàwádùn òní tí ò bá nítàwádùn ò lè ṣe dáwà because ó ṣe mistake la mahala ṣe mọ́láàkì ní ọ́ni kò sí yóò mọ̀ sọ̀rọ̀jọ̀ kan bí sábkù lisani ó gbé ọ alaysa kadhalik al-khata warid wal-ismatu lillah azza wa jalla rọ́jù jáde lé lórí kí ní kàdà sọ létà wọn gbọ́ Yorùbá àwọn ọmọ gbọ́ Yorùbá wọn ṣe kí ní kàdà kódà nínú ọmọ kẹta tí dókítà ọmọ ṣe dókítà sáàrùn tó pé kò bá kò bá wàláhì ìwà àwọn sálàfù àwọn èèyàn kan ṣàbùsí ara wọn ni o ní kódà àwọn sífà mọ́ mọ́ ń dáhùn question gẹ̀ àti mọ́ fi àwọn èèyàn mọ́ dàlálà èèyàn ẹwùjọ́ ní tán pín kòránì tán pín kìní kàfí ìwé òlẹ̀ ń pín fáwọn èèyàn ìwé òlẹ̀ ń pín tó wọ́n ti kẹmẹ́ta lánà tó dá lẹ́fù ìyá ẹ̀ríkà ẹ̀ríkà ẹ̀ríkà ẹ̀mà lẹ́fún ọlẹ́ọ̀kan yóò bá lẹ́fù yọ́rọ̀ lásán ẹ̀rùn kí ni ó gbélé kí lẹ́ fáwọn yóò ní ẹmọ tó dùn ní pé ìyá tẹ́ ilé òun kò lè ká sáà ló wallahi àwa ṣẹ́yìdà mi bí sheikh abdulghani al-awzat orí tí àti mo jókòó sí bí ilé ìlẹ́ jókòó sí orí tébù tí wọ́n fi sọ̀rọ̀ ilẹ̀ fi sọ̀rọ̀ jọ lọ ibi tẹ́ jókòó sínú masalasi bí náà ni wọ́n wá ń bèèrè question ní last day àwọn ní ti pé bọ́jì bí question kò gbà àwọn yáfẹ́ rẹ̀rí wọ́n ni pé láàlá hawala hawala náà àti àti kìtàbà àti kìtàbà wọ́n lẹ́ kọ́dà gbogbo kò sẹ́wọ̀n tó dọ̀ kẹjọ jọ ó gbà kò gbà ó gbà tí kà jọ ó gba question wo kò gbá o ó kọ́kọ́ há wálà kó fẹ́ sọ bàbá ní àti ìkìtàbà ìyàtọ̀ láàrin àwọn àfá àtàwọn ajíṣẹ́ bí àfá nù àwọ́wà sọ fún pé Sheikh Abdul ní àwùsá ti ń bọ̀ wá Nàìjíríà wọn kó wò lè wá bẹ̀rún ìwọ́wà mọ́ alzheimer ní ike mo gbọdọ̀ gba Dr. Africa ní ọ̀tí nìdí àwọn gbọdọ̀ Sharof Lafa àá ṣe irú àwọn tí mo lájú ráwọn àfá gidi tí mo rá wọn àwọn àkìlákọ̀ àwọn àfáà yẹn tí mo rí bẹ́ sí muamalat wọn wallahi ìgbà tí ṣe kàbìgẹ́ ní àwọn sáàtù wọ́n tó bá rẹ̀ kọ́kọ́ lára àfáà yẹn ó lè kẹ́kọ̀ọ́ mọ́ àwa tún bá wọn wà nulé dáadáa tí ẹ̀ tún rí bẹ́ àwọn símọ́ ń ṣe kúrà tó wà dáadáa báyìí àbújáde wọn àṣìpá lọ ah, kíní kan ah, ah, kódà kẹ́kẹ́ ẹmọ̀ ẹmọ̀ kọ́dà àwọn tún a máa fẹ́ kọ́ra tí náà pé láti láti kọ́dà gbàmìgbà mọ́tù bá yí sáwọ̀dà ẹmọ̀ náà bí pé àwákílẹ̀ àtàmùsọ́lá tẹ́mṣì yàtọ̀ láàrin àwọn àfá tán ní tàwádùn tí wọ́n gbọ́ mọ́nà hajji sálàfí ẹ́ tí wọ́n dẹ̀ ní àkúlé kan fún dáwà òní àti yàtọ̀ àwọn àdìyàwó bíbí náà àwọn tẹ́ fagidi fún alọ́run tó bá padà yá sẹ́rí ẹ̀yìn tẹ́ ẹ̀yìn àwọn ọmọ yín wọ́n padà yarí ma yín lọ́wọ́ kí ni gẹ́ ẹ̀sùn fagidi fún àfá ìmọ̀ alọ́run kí ni gẹ́ nígbà tó bá padà rípa wọlé ìtọ́lọ̀mọ̀ àti pop-off down lè ń tà fún alájẹ́ <laughs> pop-off down pè ní mọ́ a kó ìfọ̀ káàkiri a mọ ọmọ jones ká mọ ẹ̀yìn tá a sọ ẹ̀yìn súnfí ó ti tí ìṣàmọ̀rọ̀ ìhàlẹ̀ rí tí mọ̀ tọ́gbẹ̀ níma wàlá tó bá ń gbọ́ ànílọ kàn kọ́kọ́ lọ lázàmà ó lọ bẹ̀rẹ̀ pẹ̀lú ṣẹ́gun dátí àkámù wọn kọlọ́bẹ̀rẹ̀ ah a sí eré là ń ṣe níjú lú lẹ́jọ́ ló fúrí pé tẹ́rìbíà tó ń fáwọn èèyàn nílùú tàbà ìwọ náà fúra sí tí bó ṣe ń gbọ̀ yíma wọ́n náà mú example wá fúnra rẹ̀ ó rí pé wọ́n ń tírínà àwọn èèyàn lákàtí máa jẹ́ ẹrú sí wọ́n ni àwọn àfà nílùú yín bí o bọ́ ṣe ń tírínà àwọn èèyàn kì í ṣe pé káwọn èèyàn ní ìmà kà máa lọ sí alikọ iná ni alikọ alíkọ̀ Saturday Sunday but àwọn tó mọ́ fífà àwọn ò lè rí lára wọn ìmọ̀ ẹlùmí tí ló ń ṣe súnnà láti bí 10 years kò mórí ẹyẹ kẹ́ẹ̀ bá ń kórí ẹyẹ lágbára kódà kò mọ́ ṣe yá kò mọ́ anything ilẹ̀ tí ń ṣe súnnà láti gbàwó years back ẹnìkan sọ ń jò ní pé ó àwọn àwọn mọ̀nà harifuna ni òun ti ṣe súnà báyìí láti sí 1999 ẹ̀kọ́ ló pè ní kò sì mẹ́rẹ̀tọ̀ láàrin tẹ̀bdíẹ̀ àti tẹ̀kfíìrì kò mẹ́rẹ̀tọ̀ láàrin pé tẹ̀bdíẹ̀ lílé tẹ̀kfíìrì kò sí ó ti ṣe súnà láti gbáwó 1999 kàmọ̀ lórí tẹ́rbíà àwọn àfáà gidi àwọn àfáà gidi àwọn àfáà yẹn làwá wá ń ṣe ìrìtìbátò àwọn èèyàn mọ́lẹ̀ ní ẹwà ní ẹran àláfà kìnnìkan àti kìnnìkan sáwọn àfá ìtẹ́ ìníbi ṣe wè kí ní lẹ́bù ní mẹ́rítàbà ṣe wò kéré sáwọn àfá tàbà ń sọ yìí èwo ni ó jẹ́ gbé ṣe kọ̀bí náà tàbà ń sọ yìí àbí ṣe kò bèèrè àbí ṣe kàbílá Bukhari ẹmú wá fún mi àbákọ́lá àwọn ṣe kàrẹ̀fàt ẹni àmọ́ ní pé ṣe kàrẹ̀fàt ní àti àwọn àfá mi tẹ́sán tàkan àtàn àfá bí gan ìgbékọ́dà ìmí gan bí gan senior ló jẹ́ sí ní jamia ohun tàn sọnù akadá ti fọ́ yín lórí academics lẹ́tọ́ fi ń jọ́jì ìkan kọ dìdì nìkan kọ mú kíní kan láìpẹ́ èyí ní padà ń fọ́nbù kó yá àgbàlagbà lóhun wàláì àgbàlagbà ní o àgbàlagbà tí yá sí lágbàlagbà ní ó wá ní pé ó ń fi aláwọ̀ wíṣẹ́ kàbílá Bukhari ah ó ń gbàtà bá fẹ́ wọ̀ gan wọ́n tún sínú ìṣẹ́kàlá Bukhari gan ẹran tí mi ṣe ní ẹ̀yìn àwọn ní professor ní yíẹ̀ báyìí dr kìnníkan ní tẹ̀ ń báyìí wọ́n ní kìnníkan báyìí àti pé àwọn gan tó wájú ṣẹ́kàlá Allahu akbar anú ẹ̀ ní ìwá sí mi pé ah ah Ah, ah. irú àwọn tán sọ náà nù hmm. àmì olùmí ò kàn sí ẹ̀kà ní mẹ́tẹ̀rẹ́ sọ mẹ́kàn fílẹ̀ ní pé wó sáà mọ́ kó bí sí ń sí ọlọ bóòrú sí mọ́ fún ìgbẹ̀mọ́ ìgbẹ̀mọ́ ó so mọ̀ kún fẹ́ mọ́ gbẹ́nu àtẹ́lu Sheikh Abdullahi Bukhari ni tó bá ń fi alágún wọn tí níbi mọ̀ lọ́fẹ́ fún ọ̀rọ̀ wọn àbí níbi tàmásùkù bí súnnà àbí níbi àdìfáwò àni súnnà ti nàbàwíyà lọ gbọ́ lẹ́kṣọ́ ṣe kàbílẹ̀kù kọrí recently àdìfáwò àni súnnà ti nàbàwíyà wà lọ kọmpíà rẹ̀ sáwọn kùsà àbàlá ti arákù kákàlá ẹ̀yẹ bàbá wa ó sì máa ń sùn lọ́gbọ́ ìṣẹ́kàlá ó gbọ́dọ̀ mí ó ma pọ́sì lẹ́mẹ̀wá ni pé é ìmẹ́tún tí ń sálọ ìmẹ́tún sálọ lórí pé olùmọ̀ gbọ́lẹ́tọ̀ àwọn ẹgbà àwọn ilé kọ́ mọ́ gbọ́ kò tún mọ́ play game gan <laughs> ẹni dada tí ó kọ́ ní kí ní òòtí oh, ẹ̀lẹ́ sórí ṣẹ̀rí tẹ̀yọ̀kẹ́ lásán ṣẹ̀rí tẹ̀yọ̀kẹ́ lásán ó lé ló bí 3 days mẹ́kún gbọ́ ṣẹ̀rí tẹ̀yọ̀kẹ́ nítorí ó kọ̀kọ́ gbọ́ ó láti mọ́ ṣe ìyá ádà rẹ̀ bí ìpó ògbọ́ rí ni àrídìrí òun lọ kódà ó ní máa ṣeré jẹ́ kó mọ́gbọ́ lẹ́tọ̀ wọn ó ní bá kọ́dù ẹni bí ẹ̀ kí lọ fẹ́ kí náà sọ kí náà sọ kẹ́ àìmọ̀kan ló jẹ́ kẹ́ mọ́ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tẹ́ ń pè lóní mímọ̀ lóní mímọ̀ in reality àìmọ̀kan so òun ló jẹ́ kẹ́ mọ́ fọwọ́ àwọn àfáà gidi sẹ́yìn àìmọ̀kan ti wá jòkó débi pé àìmọ̀kan padà wá dìmọ̀ mọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sáwọn súfí náà dẹ̀ ni mọ́sọ́lá ìpẹ́ ọmọ kílẹ̀gbẹ̀ ọkùnrin tí wọ́n ká tí wọ́n kwálì fún bí ó lásàlá tí wọ́n kwálì fún wàláì mọ́ ó sẹ́ndì fídíò sí mi láìpẹ́ tágbìn a sheikh fọ̀dí láti sheikh a ẹni ẹ̀tẹ́ kwálì fún mílíọ̀ ní olóòdìbò ẹ̀kọ́ lè ní sí ọlọ́dọ̀ àwọn èèyàn tẹ́ àfáà nánú inú àwọn tí mo gbùdàgbà láfà nàìjíríà náà lóòrùn padà bàbá wọn mo sàbọ̀dọ̀ láfà nàìjíríà kó ní wá sí báyìí tí ìwà ní láfà nàìjíríà ni asọ̀bíyà kọ̀ọ̀míyà ìkìlìmíyà ǹsọ̀ríyà jahiliya da'uha fa innaha muntina ẹ pàwù nǹkan báyìí tí ẹgbin ni nọ́tọ̀ tó òun náà ni tajwizuhu manhaj ahmed didat wa yusuf adepoju fi da'awati wa manhajuhum muqaranatul adyan gẹ́gẹ́ bá ṣe mọ̀ muqaranatul adyan àwọn comparative àfáànjá ó ń sọ pé ó wà já ìzù kí ẹ sì kí ni o kíyàn ma lórí manhaj yẹn fún da'wa kíyàn lórí manhaj al-mujadala wal-mira'i wal gbogbo èyí tí mo sọ yìí náà kọ́ honestly summary summary in summary ni because in reality ó yẹ kí ẹ mọ̀ kó àwọn àwọn àlàyé tó tún pọ̀ jù báhùn lọ wá lábẹ́ each and after àmọ́dí tó pé eh, kínẹ́gẹ̀ at-ta'liqat al-wajizan so inshallah la'allana nawasil gadan inshallah namkan ah, na dhalika ah, wa illa ah, aso di àsìkò mini inshallah àsìkò tí ó bá jẹ́ ajẹ́kí àwọn yamma so an bi Allah subhanahu wa ta'ala كوفي اسعني ككوان لولو سو هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته